إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوكفون الله سبحانه وتعالى أترى عليكم كاتي قفوان نبوة محمد صلى الله عليه وسلم ilé tí a fẹ́ ṣàlàyé fún ara wa láti fẹ́ round up ulẹ̀ tẹ́ra ìtí a ń ká fúnra wa láti lè ṣàlàyé <clears throat> ah, pàápàá ìjọsìn fún Allah subhanahu wa ta'ala nìkan and then ìtún fi ṣàlàyé wípé kò tọ́ kí ẹ máa jọsìn fún ẹlòmí ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala yálà malaki ni nínú àmàláìkà yálà èèyàn ni nínú àwọn èèyàn yálà òjíṣẹ́ ni nínú àwọn òjíṣẹ́ yálà igi ni yálà nǹkan tí Allah dá ni ohun òṣùpá bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni àní ìjọsìn ò tọ́ fún ẹlòmíì rárá ní dẹ́yìn Allah tó bá ti yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala fa ibadatuhu batila ìbádà ìmá jọsìn fún nǹkan bẹ́ẹ̀ kọ́ asán ni òfò sí ni Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n mú àwọn ọ̀rọ̀ kan wá nínú tírà wọn tán pè ní Ighathatul Lahfan min masa'idi shaitan in ti Ibn al-Qayyim rahimahullah tí wọ́n ṣe bí tíra ni wípé wọ́n mú orísìírísìí àwọn kan wá ó fẹ́ dàbí tẹ̀lbísì iblisi ni bí tíra tẹ̀lbísì iblisi Ibn al-Jawzi wọ́n mú àwọn kan kọ̀kan wá ibi tí ṣètọ́nù tún gẹ́ẹ̀tì àwọn èèyàn ibi tó ti gẹ́ẹ̀tì àwọn Yahudi ni bó ṣe gẹ́ẹ̀tì àwọn Nasara ni àwọn masọ́ ìdù ṣètọ́nù àwọn ọjà àbí sí àjàkàbí kí na ń pè àwọn bí pàkúté páńpẹ́ tí ṣe ìtọ́nu ti kẹ́kalẹ̀ sí ojú ọ̀nà fún oníkálukú kódà fún alùúmà igan ìbẹ̀nu tí ra yìí àwọn ọ̀nà tí ṣe ìtọ́nu tó ti gbà láti lè dà alùúmà yìí ọmọ débi tí ó padà dàrú délé ní so níbi kísmù tán wá ní christians ó wá láwọn béèrè kẹ tí christian a béèrè díẹ̀ níbi nínú àwọn ìbéèrè yẹn bóyá Ọlọ́run jẹ́ kí àwọn èèyàn tún ráwọn ìbéèrè yìí gbọ́n kí wọ́n tún fi ronú nípa nǹkan tí wọ́n ń ṣe wọ́n ni àrùbẹ́dẹ̀lì masihi lana su'alun ẹ̀yin tẹ́ ń jọ́sìn fún anábi isa alaihissalam lana su'alun a wá ní bèèrè fún yíò nùrídù jawabahu mimman wa'ahu yẹn tó bá ní ìdáhùn rẹ̀ nínú yín ẹ dákun àfẹ́jẹ́kú fún wa idha mata al-ilahu bi sun'i qawmin tẹ́ bá sọ pé ọlọ́run ni anábi isa ó kú bí súnì ìkọ́wòmìn pẹ̀lú sí àwọn èèyàn kan àwọn ọmọ ẹ̀dá nínú àwọn ẹ̀dá tó dá náà ló tún pa àmàtúhù fàmà hadhal ilahu tí àwọn èèyàn náà wá pa ọlọ́run ní irú ọlọ́run wo ní irú olúwa wa irú jésù kristi olúwa wa wo lélé ìtàn jọ́sìn fún àwọn èèyàn wá pa ọlọ́run ní irú ọlọ́run wo yìí wàhál àrùdọ́hù máa na lóòhù mẹ́nu ó in táwọn ẹni yìí ṣe fún ọlọ́wọ̀n ọba tí wọ́n kàn máa gbélébù yìí ṣe ọlọ́wọ̀n ọba yọ́nú sí ọlọ́wọ̀n là ń kàn yìí ìjọ ọlọ́wọ̀n ọba tán kàn yìí só yọ́nú sí fàbùṣọ́rọ́hùn ìdánálù ṣe bí yọnu ọlọ́run gbogbo wa ń wá ìsíbọ́n ṣe ń kan ọlọ́run má gbélébù yìí sọ́lọ́run yọnu sí ni tabalọ́lọ́run yọnu sí ni àwọn tákà má gbélébù wà láì wọ́n sórí ilẹ̀ yàtàl kìyàmánu kí nìdí wọ́n rí yọnu ọlọ́run ọba wà ń sáàkìtọ́ lèdí fàálùhù sí tán sí fún ah, ó sì padà bu agbára ọlọ́run ọba mọ́lẹ̀

kò lè mú ọlọ́run ọba wala naum kódà kò lè sùn fa kayfa bil maut bó lásì wá lókú ọlọ́run ọba as-samad ọlọ́run ọba tó ṣe pé gbogbo ìṣẹ́jú ìṣẹ́jú gbogbo second la ní bùkátà sí Allah subhanahu wa ta'ala ọlọ́run ń ṣẹlẹ̀ láyé gbogbo ètò tẹ́yẹyẹ ọlọ́run ò lè

kí náà gbé ní kábàmà wọ́n tún wá mọ́ sọ láwọn ní wọ́n tún wá mọ́ sọ lẹ́yìn títí fi kódà gbàtọ́lọ̀ bá gẹ́dá yẹn tẹ́gẹ́ and he regret nígbà tó gún táwọn yẹn ń ṣe kí láwọn yẹn ṣe wọ́n láwọn mọ̀láíkà bá tún fòkún sánmà wọ́n ra àwọn obìnrin tó fàìn láyé ah obìnrin ní wallahi bẹ́ẹ̀ sí píkà mọ̀láíkà nù báyìí àwọn mọ̀láíkà ṣe fòkún sánmà nù bẹ́ẹ̀ sí wọ́n máa bá àwọn obìnrin ayé bẹ́ẹ̀ sí wọ́n máa bá àwọn sì síkú sí nù wọ́n láwọn náà bí àwọn giant bó ṣe irọ́ pọ́nbélé bó ṣe pọ̀ bámúnú àwọn ìwé ni àkọ́kọ́ èyí ò lè fi regret ìròyìn Allah ṣàmọ́tán pẹ̀lú regret regret kọ́kọ́ mọ́ ń ṣe látàrí ẹni tí ò nímọ̀ nípa tí nǹkan padà já sí mo fún ọ ní nǹkan báyìí ìran ah, pé regret ní àbí nítorí mi mà ipé tí mo ṣe yí yóò padà dìdì sí nǹkan báyìí sí ń regret major branch tó nínú àbí major pillar àkọ́kọ́ ni pé àìnímọ̀ nípa àwákìbọ̀ àwọn òmòrò nípa tí ó padà jẹ látara nǹkan ẹlẹ́ẹ̀kejì ni àìlágbára àti wá change ẹ̀mọ́ bà tó ti wá ṣẹlẹ̀ báyìí wọ́n náà fi ní ọjẹ́ ah, kàbámà wọ́n lọ́lọ́wọ́ bá dáyàn tán ó sì tún jẹ́ kàbámà billahi min hadha ilah ìlàáhù ìtẹ́yìn sọ yìí a'udhu billahi àwọ̀ òmọ́rí ìlàátàwà máa Allahu alhayu alqayyum gbogbo nǹkan tán ń pè ní hayat a wọ́n gbáralé hayatullah azawajal wa kadhalika alqayyumiyya alqayyumiyya gbogbo nǹkan everything e, kò sí bó ṣe lè kéré tó kò lè ṣẹlẹ̀ tí ẹ bá ṣe pẹ̀lú mọ̀ sí Allah subhanahu wa ta'ala àti pẹ̀lú agbára rẹ̀ àti pẹ̀lú yọ̀dá rẹ̀ fa kayfa nasifu hadha al-ilah bi

ọ̀rọ̀ wọn ti sáwọ̀ Qur'an a'udhu billah la ya'tihi al-batil min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid so wọ́n ni wa hal baqiya al-wujudu bila ilah ṣe jẹ́ ń sọ ní wípé ayípadà wá wà tí ò sọ́nà ọba tí ń darí rẹ̀ mẹ́ sami'un yujibu liman ọlọ́ọ̀bá tí ń gbọ́ tí ń rí ọlọ́run bá ti ṣe kí ní o tí ń gbọ́ gbogbo ẹni tí bá ń pè wọ́n yí wàhálà kọ́lá ti tèbá kù sábìrì lámà sáwà tàhtà tòrọ́bì wakọ̀ aláhò ṣe ń tẹ́ǹsọ ní pé sánmà náà gbófo tí ò sọ́lọ̀ débí pò lẹ́fí ń ṣe àwọn èèyàn lénìí ní pé ẹ gbọ́dọ̀ gbalagbájá ní olúwa àti olùgbàlà sí olùgbàlà gan ríra rẹ̀ gbàlà nígbàtà ń kàn má gbélébù ṣe bí tó fẹ́ gbé ìgbàlà ti ẹ sí lérè ṣe bí tó fẹ́ gbé àlìjẹ́nà ti àti náà ti ẹ sí lérè sí à bìlífù ìjọ́ lélẹ́yìn ni Ibn al-Qayyim wá tẹ̀síwájú wọn ni wa alkhalati al-awamu min ilahin yuriduha wa qad samurat yadahu ṣe tẹ́fẹ́ sọ ní pé gbogbo àwọn àwálìm gbogbo ayé kanyanyan everywhere the universe sánmà ní àtilẹ̀ ní gbogbo nǹkan ó pa kò nínú ọ̀rọ̀ ọba yudiruha tí ń darí rẹ̀ wa qad sumirat yadahu wọ́n sì ti kan ìsọmọwọ́ rẹ̀ tán gba léṣò lọ́wọ́ yí tàṣọ nígbà tán gba ọlọ́run bá léṣò lọ́wọ́ wọn kò sí ọlọ́run ọba kan tí ó darí ayé má wallahi ah tí ìbá ń ṣe wípé kíní kan wà tí ń gbọdọ̀ mọ̀ ó ní pé sórí mọ́mọ̀ rò pé àbókúbọ́wò ah, làwọn ìṣẹ́wà pọ̀ lórí àkídà tó báyìí sórí ọmọ rẹ tó bílẹ̀ ní tó bá fẹ́ ọdún sáàdì tàǹsọ̀ kọ́lọ̀ wọ́n lásọ tí mọ̀ wọ̀ yìí white mọ́ pé fọ́mọ̀ yẹn ní blue láti sí lọ mọ́ pé fún ní blue lọ láti sí lọ pé blue ní kíní blue ni kini. wá continue báyìí for 10 years 20 years ọdọ́dọ̀ àbúnà àwọn ni ní blue ní ẹ̀yìn náà náà blue ní ẹ̀yìn náà ní blue ní kí lọ́mọ̀ yíò pàṣọ yẹn bọ̀ kí ni reality a wà sálàyé sálàyé sálàyé sálàyé fọ́mọ̀ tó bá yá pé white ní kíní yóò ní rárá wọ́n ti wá build àwọn oríṣiríṣi àwọn miss emma àwọn rédèrèdè around kini. pé wọ́n náà wo àwọn illogical logics láti máa fọ́kọ̀ ọmọ ẹbálẹ̀ pé àní blue ní sẹ́ àní blue ní yóò tó àmọ́ rí white ní òun náà tó lọ kàmbò ní kí ó dáké white ní ó ní no blue ní blue ní kí ni dí blue ló gbé dàgbà mo fọ́lọ̀m̀bẹ̀ yí tí ẹ bá ni bó plus 1 plus 1 sí padà basic arithmetic wallahi 1 plus 1 plus 1 tí rí ni mo tún fọ́lọ̀bà búra ni mẹ́ta ọlọ́ mẹ́ta lè so tí ń sàwọn yìí ni inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun qala aw law ji'tukum bi ahda mimma wajadtum alayhi aba'akum qalu inna bima ursiltum bihi kafirun bas man hakadha yaf'alun hakadha yaf'alun Ọlọ́run ní tàbátí wá náà òjíṣẹ́ sí wọn pé ah intense yìí irọ́ ni asán ni wọ́n ni táwọn bàbá wà lórí ẹnu o àwọn bàbá wọn náà jóyí wọn láti kékeré ike báyìí ni báyìí ni báyìí ni ó ti padà wá corrupt láákàyè wọn tó bá padà wá ròdòdó wọn ni ara o in táwọn bàbá wá ń ṣe náà láàmà sí lọ́wọ́ in tẹ́ mú wáyìí àwọ̀ because al-islam huwa al-fitra wal-fitratu hiya al-islam wọ́n ní pé ọmọ yẹn wọ́n láti bá fọmọ yẹn lẹ̀ tàbá bí ìrọmọ ikiri bá pé ọmọ yìí ṣe bí mo dá yóò ní ǹ kódà kẹjẹ́ yìí ni bàbá rẹ̀ ṣe bí mo dá ń mm, rárá o ẹbìrì lọ́wọ́dé bọ́ yóò wò sọ́wọ́ bá ní pé Allah mélòó lọ́lọ́run ọlọ́ọ̀bà ò dá lórí kágbà kí mẹ́ta ni abadan mélòó lọ́lọ́run wọ̀lẹ́ ẹyọkan ní ọ̀sọ̀kù sí ní sálàyé bí ẹyọkan ẹyọkan ní ṣùgbọ́n mm, má pin wọ́n tó tún gé sí mẹ́ta wọ̀lẹ́ kò yìí ṣe sọ nípa ní ẹyọ kan náà ni o lè máa mọ̀ reality bí ó ṣe jọ́sìn fún ìyẹn ní bùkátà sí kó lọ wá máa àmọ́ kó ní máa mọ̀ dájú nínú ọkàn rẹ̀ pé ọlọ́ọ̀bá lẹ́yọ kan kẹ́ ń ṣe méjì kẹ́ ń ṣe mẹ́rin kẹ́ ń ṣe mẹ́fà kẹ́ ń walam yakul yuslimanihi àwọn bàbá rẹ̀ àti yá rẹ̀ àwọn náà ma ń sọ di yehudi jew àbíkán sọ di christian àbíkán sọ di olóòsà abọ́gibọ̀pẹ̀ ànábì ò ní pé àwọn náà ma ń sọ di musulmi bó ṣe gbé wáńtí ẹ̀ wọ́n ní kálùkù wáyé láti ọmọ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kódẹ̀ tó fi máwọn atheist àwọn kò rí bí yọ fàtí ikú ń bẹ̀ nígbàtí Charles Dawkins olórí àwọn atheist ní tàbí tàwàá yìí àbí ṣe Stephen Hawking Stephen Hawking Charles Darwin ìyẹn ti kọjá Charles Hawking náà uh, bọ̀ Stephen Hawking lè mí sọ yìí òun náà sọ ní ẹ ó fẹ́ sọ pé kò sáyé kíní kan kò padà rí bí takó fítùrọ̀ rẹ̀ fítùrọ̀ padà gbé létà ah nígbà àwọn parọ́ àwọn mọ̀ pọ́lọ̀ bá wà àmọ́ wọn wíṣ kò mọ́ sí àwọn èèyàn ti yíya ìyàkúyà gan bá ṣe gbé dàgbà àti kékeré wọ́n sọ fún mẹ́ta ni mẹ́ta ni mẹ́ta ni mẹ́ta ni kò sí bí ò ṣe ní wí tó bá dàgbà kíní kan wà tàmà sí fọ́kàn wà sẹ́wọ́n kan wà mọ́ mọ̀ pé kíní àṣẹ ni but ọmọ èyàn wá burú àmọ́ tẹ́ láti wá justification because ọkàn wò ní balẹ̀ conscience àbí kíná ń pè èyàn mọ́ ń dàmú wá mọ́ ń gbé wá ah mẹ́ta kan kíní fa ṣètọ́nù wà jòkó iṣẹ́ tí ṣètọ́nù wà ṣètẹ̀ ní ṣètọ́nù wà convince wa ṣètọ́nù padà wà convince wa pẹ̀lú confusion yẹn dígbà padà wà rí confusion gẹ́gẹ́ bí conviction a bẹ̀rẹ̀ sí ni mọ́ confuse àwọn èèyàn pẹ̀lú confusion yẹn táwà rò bí o ní conviction hakata ya solo lè nas ipe ẹ ní ò ṣe rí àfá kò yé yí ni in tó ń ṣẹlẹ̀ ní pé ǹkan kò sí tó ń ṣẹlẹ̀ mélòó lọ́lọ́run ẹyọ ni ó ti tán ó ti tán máa rọjọ́ má ẹnu yí tó ṣẹlẹ̀ ní ah, kí ló tún ṣẹlẹ̀ máa sì bẹ́yọ̀ kan ní ẹnu ẹyọ kan ní bọ̀t mẹ́ta ah, ah, ẹyọ kan péré ni wọ́n ni wahal khalatil awalimu min ilahin yudiruha wa qad sumirat yadahu tẹ́ ń sọ pọ́lọ̀ ọba kò sọ́lọ̀ ọba mọ́láyé ọlọ́ba tẹ́ ń fi ń kọ́ àwọn ìlọ́run lé ní pé òun ni ó gbádùá wa òun ni ó ṣe gbá ní ọ́sàwó ṣe ń tẹ́ ń sọ ní pé ìgbà kan wà tí ò sọ́lọ̀ ọba mọ́ tí ń darí rẹ̀ ta ló ń darí ọlọ́ba láàgbáyé wọ́n ni وكيف تخلت الأملاك عنه بنصرهم وقد سمعوا بكاه بولا ملائكة bóò náà ṣe sákò níbi ìrànlọ́wọ́ bá wọ́n bóò náà ṣe sákò níbi ìrànlọ́wọ́ bá lọ́wọ́ wọ́n sì ń wọ́bẹ̀ tọ́lọ bá ń ké tí ń sun ẹkún lórí àgbélébù àwọn màláíkà ìjìbìrìrì àwọn màláíkà tó sì tí wọ́n lè òkú mọ́ nẹ́bí tọ́ if tága tàbí bẹ́ẹ̀ sí ní máa sí ẹjẹ́ kí lámàlá kí ní jìbìlù ọba nẹ́bí ọba nẹ́bí sallallahu alaihi wasallam ó ní kí ló fẹ́ ká sí fáwọn ènìyàn tọ́ if ní ń bẹ láàrin àwọn 30 <clears throat> minutes àpáta nìkẹ́lẹ́ máa rí <clears throat> ó ní yìí sọ fún màláíkà tó wà ní ìjájà àwọn àpáta yìí kó fi àpáta yìí kó fi bò wọ́n jìbú ìlérí pẹ́ ti fara ní ànábì jù sallallahu alaihi wasallam ó wá bẹ̀ nábì búùlà màláíkà ṣe wọ́n mú rí tí wọ́n ń pa ọlọ́wọ́n ọba lọ́wọ́ wọ́n ń kan ìsọ́mọ́ lọ́wọ́ wọ́n ń ṣe gbá fún wọ́n ń sàwó fún خشباب حملة الإله الحق شد على قفاهم bó ní igi pákó ṣe gbé ọlọ́run ọba wà wá sí àkùrù sí yíò samawati wal ard wá sí àkùrù sí yíò samawati wal ard ya muslim kí ló wà ní chọ́ọ̀chì kí ló wà ní bíbí bó ń pákó ṣe gbé ọlọ́run ọba bó ní ṣe ní ẹ̀yìn ọlọ́ọ̀bá lórí kí ní yìí cave anábi oróyìn kùrìsí yìí lásán anábi sọ́sọ́lọ́ ṣe láńgbé kùrìsí yìí lẹ́gbẹ̀ẹ́ aláàrùs bí ìgbà tán bá ju pin filfala sí desert ní sórí pin yẹmọ́ kan lọ lórí helicopter lọ desert kódà desert kéèkẹ́ ti mẹ́rin láwọn lọ láwọn Africa bí i

wọ́n ni wà kayfa dánàl hadidu ilayhi hatta yukhalituhu wa yalhaquhu adhahu bó ní èso bó ló ṣe kọ́kọ́ súnmọ́ Ọlọ́run ọba ní débi kó wá wọ́ ó wá jáde lódìkejì ọlọ́ọ̀bá wá nira ara ní tọ́lọ́sí sọ nìkan ní pé wa anzalna al-hadida fihi ba'sun shadid wa manafi'u lin-nas èso tó sì pọ́lọ̀ bá lọ́tún dá ká ma lò ó ká ma fi gbádùn bó ló sì padà wà rẹ̀ Ọlọ́run Ọba Ọlọ́run Ọba ké ó sunkún látara rẹ̀ ẹ̀dẹ́kọ̀jẹ́ Ọlọ́run Ọba ti tó kọ́lọ̀bà sí wa wallahi eléyìí tó kọ́lọ̀bà nírú òrí báyìí àti irú belief báyìí a nípa ọlọ́ọ̀bà tó dá sánmà àtílẹ̀ wọ́n ni wa kayfa tamakkanat aidi adáhù aw ìdáhù wa talat haythu qad safaru kọfáhù bó ní agbára àwọn ọ̀tá bóòlò ṣe padà borí ọlọ́ọ̀bá tán fi wọ́n wà hal ubadul masihim ila hayatin amil mohye lahu rabbu siwahu sẹ́yìn tẹ́ ń jọ́sìn fún isa sẹ́yìn lẹ padà gbé isa dìde nínú sàárè ni àbọ́lọ́hun ọba àbí ọlọ́hun mi tó yàtọ̀ sọ́lọ́hun ló padà tún wá gbé ọlọ́hun ọba yìí dìde ni ọlọ́hun wo ló padà gbé ọlọ́hun yìí dìde gẹ́nà ọlọ́hun ọba alimuhyi wal mumit wọ́n ni wà yá ajaban li qabrin dhamma rabban ó se nílé mọ́ irú sàárè wo ni tó gbé ọlọ́ọ̀bá sínú irú sàárè wo ni sàárè ìlágbára o wà ajab minhu batunun qad hawahu èyí tí tún tẹ̀ sí ń yarí lẹ́nu jù ní pé irú okùn wọn ló tún gbé ọlọ́ọ̀bá sínú ikùn gbé ọlọ́wọ̀n ọba wọ́n lóyún rẹ̀ wọ́n bí i ó mumú ó mumi ó jẹun ó sunkún ó dájú pé wọ́n nàgan bẹ́ẹ̀ ni normal ọmọdé lè yùn yóò ṣe tí ó dáwọn wọ́n ké ma wọ́n bá wí yóò sunkún mami mo fẹ́ jẹun mami mo fẹ́ mú ó wá dàgbà bẹ́ẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ bó ló sì fẹ́ jọlọ́hun sáàmù kí ní ìdíkà mọ́sàlá yìí so tí ma tẹ́nìkà bá dé lọ́la tó wá ní pé òun lọ́lọ́hun náà bó lásìfẹ́ ní pé irọ́ nípa wọ́n àkọ́ọ̀mọ̀ hunaka tis'an min shuhurin ládà zulumati min haidin githahu ní tẹ́ǹsọ́ ní ọlọ́ọ̀bá rẹ̀ gbénú okùn fún dídí oṣù mẹ́sàn haidu obìnrin menstruation obìnrin náà ní jẹ mẹ́fà abọ́mọ̀ pé tí obìnrin fi ń ṣe haidu wọn ni tó ṣe pé olẹ́fẹ́ tóbìnrin bá ṣe haidu tó bá lóyún mo fẹ́ sọ tó bá lóyún because tí ò bá lóyún yẹn àwọn kíní ẹni ma ń di ẹ̀gbin ni ma ń fọ̀ jáde ní tàn sọ ní pé ọlọ́run ọba wa tí ó gbà wá olúwa wa àti olùgbàlá wa òun náà kọjá ní gungun kẹbáyìí wọ́n ni wàṣúkọl fárọjù mọ́lìdàn ọmọwọ́lẹ̀dàn sọ̀gírọ̀ dọ̀ífàn fàtíhàn lè sẹ́dìí fáhù

yóò mú yóò ṣe tí ma ń jáde lára abẹ́ tí wọ́n náà máa ṣe lè lọ́lọ́ sọ́lọ̀ ní ta'ala Allahu an ifki nasara ha mímọ̀ ọlọ́run gíga ọlọ́run gbígbọ̀ngbọ̀n ọlọ́run kò níbi àdáparọ́ táwọn nasara ń pamọ́ ọlọ́run mímọ̀ ọlọ́run àwọn ń fọ ọmọ kó ọlọ́run ọlọ́run mímọ̀ rẹ kún bí irú nǹkan báyìí o sayusalu kulluhum amma iftarahu gbogbo àwọn òjẹjọ́ wájú ọlọ́ọ̀bá nípa akọ́ta pamọ́lọ́ọ̀bá lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n òjẹjọ́ wájú ọlọ́ọ̀bá nípa akọ́ta pamọ́lọ́ọ̀bá yìí àrùbádà sọlíbi lè yóò وهل تقضى العقول وهل تقضي وهل تقضي العقول بغير كسر واهراك له ولمن بغاه ṣé àgbélébù tá wà ń pọ́nlé ibi tán kan ọlọ́wọ̀ bá wa mọ́ ṣé àpọ́nlé wa mo لو كو فون ني ابي كان àbí ká súnná kákàndánù إذا ركب الإله عليه كرها أو إذا ركب الإله عليه كرها wa qad shuddat li tasmirin yadahu tó bá jẹ́ pé orí kìíní náà gbí ọlọ́wọ́ bá wá sí tí wọ́n sì kán má gbélébù lórí bẹ́ ṣe ọ̀ká ma pọ́nlé ṣe jíjó kọlu ẹ̀ká jọmù kẹ bẹ́ẹ̀ ni wọ́n ni fàdáàkà lè markabil mal'uni la tẹ̀búsàwò ìtàráhù ẹ̀tẹ́kíní mọ́lẹ̀ ẹ̀yẹpẹ̀rẹ̀ rẹ̀ tẹba ti rí iṣu ẹkẹ tó ma pọ́n lé ni yohanu aléyẹ rọ́bùl kọlìkì tọ́bùrọ̀ wọ́n yẹpẹ̀rẹ̀ ọlọ́run ọba tó dá gbogbo ayé lórí àgbélébù gẹ́gẹ́ bí tẹ́ ń sọ wọ̀tẹ̀ àbúdù wọ́n sì sí àgbélébù yẹn fa innaka min adáhù inú àwọn ọ̀tá jésù ní ọgẹ́wàá فإن أظمته من أجل أن قد هوى رب العباد وقد علاه tó bá ń pọn kìní ilé òun pọnlé tásì kan lọ́ọ̀bá tó ń sin takkan sórí rẹ̀ ọkọ̀dì fókìdá sọ̀lébù fa in ra'ayna lahu shaklan tudhakkiruna sanahu sí ẹ̀rẹ̀ ẹ̀mà pàgbélé bù ìgbẹ́ bá sí rí òun ní rẹ̀ ilé tí wọ́n ní fàhálà lèlùkọ́bùrì sàjẹ́dìtà tó rọ̀ lèdọ́mì lèlùkọ́bùrì rọ́bà kàfí hàṣáhù kódà kó fẹ́ kán máa fórúkẹlẹ̀ fún sàárè gan ó bẹ́ta because sàárè ló padà gba ọlọ́ọ̀bà rẹ sínú lẹ́yìn bàtà ti o فهذا بدايته وهذا منتهاه ilé ní bẹ̀rẹ̀ o ilé sí ló pé ẹ̀yìn tẹ́ ń jọ́sìn ayéláwà yóò ààrẹ sí tàà lè sí fúnra wa oun làwọn ọ̀rọ̀ tá ń bára wá sọ yíò gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ìmọ̀ jọ bí èébú wọ́n lè èébú ni tó ti pé látàrọ̀ tó ti sọ̀rọ̀ ń bí kò sí èébú kẹ́kẹ́ mẹ́ mú láti lórí rẹ̀ dẹ̀rù reality òdodo ọ̀rọ̀ ma ń dà gẹ́gẹ́ bí ebu níṣẹ́ nígbàtàwọn kèfèrí lọ bá Najashi ní Ethiopia wọ́n ni haulahi yasubbu ahlamana wọ́n ni Muhammadun yasubbu ahlamana yusafiyu ahlamana wa yasubbu alihatana wọ́n Muhammad in bú àwọn ọlọ́run wa in bú àwọn bàbá wa in sin fa àwọn ọlọ́run bàbá sí yẹ̀yẹ̀ wára àwọn ọ̀rọ̀ tán sọ yìí onílù jísí ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam sọ́dá ìfàwé òdodo ọ̀rọ̀ a máa kóró òdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ ṣe máa sọ́wọ́n lọ́mọ ìyá ni in táwọn yóò mọ̀ wípé kí ni wí kí ni kí ni gẹ́ kí ni gẹ́ àwọn tí wọ́n ń pè yín lọ síbi pọ́lọ̀n kalájọ́ sí wà láìwọ̀n òsánú yí o ẹ bàrà àwọn tí wọ́n ń ṣe dáadáa fún yín àwọn làwọn tí wọ́n jẹ́ kẹ́ mọ̀ pé àníkí ni yóò tọ́sí <coughs> mo fọ́lọ̀n bí wọ́n mo fẹ́ bèèrè kó ẹ̀ṣẹ̀kan lọ́wọ́ rẹ̀ mo fẹ́ bèèrè bèèrè kan gbogbo alálọ́mà yìí ọmọ kékeré ni ọmọ kékeré fẹ́ tọ́ ọbọ náà mo fẹ́ bèèrè kó ẹ̀ṣẹ̀kan lọ́wọ́ rẹ̀ èwo nínú òbí ló nífẹ̀ẹ́ ọmọ yìí ìkánà òbí ní ah, ẹwẹ̀ mọ́jú obínú <laughs> tàbáníká sọ fún kọmọ̀ tọ́ ọbọ ní sí àbómọ́bẹ̀ story building ẹnìkanà àbíwá nípa ẹwẹ̀ fílẹ̀ yóò bínú tẹ́bá sọ fún bẹ́ẹ̀ lóòtọ́ ni tẹbá sífà yóò kí tí ò ní sunkún ni yóò kẹ́ ha kọ́lù lè sunkún látàrà ọ̀dálé kí ni díà ó fẹ́ gún ààrẹ lọ́bẹ̀ ni sẹ́fẹ́ ní pé ká fílẹ̀ ẹfílẹ̀ ẹsàdíọ́mọ̀ sí tó wù sẹ́fẹ́ nù mọ́ fọ́lọ́m̀bẹ̀ ẹwà wò bí kejì òun wà takú pé rárá ìnígbàtẹ̀ yóò àmọ́ fa kódà ó tún lè lú kò sí tí ò lè sẹ́lẹ̀ sí lórí pé rárá sẹ́ àní ìnígbà zahir apparently ta ló nífẹ̀ẹ́ rẹ̀ apparently ẹni tó fílẹ̀ ló nífẹ̀ẹ́ rẹ̀ hìn hmm, n táwọn òpònú èyí orí tí wọ́n nù tó ló nífẹ̀ẹ́ rẹ̀ sẹ́fẹ́ nù sẹ́fẹ́ a ẹ àmọ́ tó bá nílá àkáyì mú rí pé mm, mm, mm, eléyìí tí ò fẹ́ jí ó ṣe kíní gẹ́gẹ́ òun ló nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ kí ẹ̀yẹ̀mọ̀ yàmì ní us islam àtàríkù tàbí gbọ́ a ti wà nínú ayé tó ṣe pé ẹ̀tàn à ń tẹ́ra wa ní àjọ ma tẹ́ra wa a sì jọ mọ̀ pa ń tẹ́ra wa a sì ma tẹ́ra wa lọ a sì ti yọ́nú sí ló jẹ́ kó dòdó ọ̀rọ̀ wa ti dín tó ti wúwo ló ti wú létí wa ní wọ́n ti fi ọ̀rọ̀ wọn wa wọ́n lẹ̀ ti fi ọ̀rọ̀ tírẹ̀nì wa dípé tàbá ń gbọ́ yẹrọ inú wọ́n ma dùn àwọn tàbá ń gbọ́ dòdó ah àwọn láìkì Buhari ọmọ Musa invite ẹ̀ wá sí church láwọn ṣẹlẹ̀ wọ́n gbá ti làbíbù lágbàjí ohun àti pásọ̀ kanáà jọ ń kọrin lórí stage láìpẹ́ tán jọ ń kọrin tààrà tán jọ ń jó lórí stage nífà wallahi àwọn kírísẹ́ni pọ́n bẹ̀ bí omi wọ́n gbá ti àbí wọn nígbà tí ẹ̀ wọ́n gbá ti ṣe ìbò ánsọ̀ dodo ni ha mo lẹ́kẹ̀ fáyí ha Sheikh Labib Sheikh Labib ha Sheikh Buhari ọmọ Ah, ha afáyẹn eh hé àà ah, àwọn àfẹ́yẹ moderate moderate mú lẹ́kí wọn kùránì táwọn àfáwọn sí bí mùsùlùmí náà pẹ́ra wọn kùránì táwọn láwọn tẹ̀lé ó kún fún tó takuntẹ́ ṣe anẹ́bì <clears throat> tí gbogbo wọ́n tẹ̀lé sallallahu alaihi wasallam in tó sí ọ̀tọ̀ in táwọn lè yìí sí ọ̀tọ̀ láfi ní apparently àwọn kọ́gbẹ́ àwọn àfẹ́ ilẹ̀ náà dáa àmọ́ in reality sáwọn ni wọ́n dá mú fẹ́ kó mọ̀ wàláyì táìmù tálò láyé ti kéré wo bílẹ̀ ṣe ń súbílẹ̀ ṣe mọ̀ ìṣẹ́jú èlò láàrin ìwé ní ọ̀la ọ̀túnla ìgbàtàbà fi rí ó ti pé 50 tọ́lọ̀mbá ló dìbẹ̀ láyé ìgbàtàbà fi rí ó ti súnmọ́ sàárè ìgbàtàbà fi rí ọjà sí sàárè láìpẹ́ yìí <clears throat> lọ́dọ̀ ọlọ́ọ̀bá sì ní kò sí mùjámálà ń bẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ̀ kò sí connection lọ́dọ̀ ọlọ́run kò sí mọ̀mọ̀ yẹn bẹ́ kò sẹ́ni tí ó gbà wà lẹ́wàájú ọlọ́ọ̀bá kò sí tó fẹ́ sí èyàn tó gbẹ́ yóò gbà ó oúnkò ìtí ìrìnà ìgbà níwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ìjọ wa níwàdí pé oníkálùkù wa mọ̀ reality ọlọ́nsọ̀n Qur'an wa kashafna anka ghita'ak wa basaruka al-yawma hadid ẹni tó pè bẹ́ ojú rẹ̀ wá <clears throat> bí ó ṣe yàmùl kìyàmà ni Ọlọ́run ni a sì gàgá unveil wọ́n unveil wọ́n sì veil covering tó gbogbo àwọn èèyàn lójú yìí wọ́n wà sí oníkálùkù wa kékeré yẹ́ ọ̀yá ọmọ yàá dùn lọ́ọ̀lì wọn aláyàdé yìí àwọn èèyàn ma jẹ̀kan yàmà kíyàmà <clears throat> kódà sọ pé yà lẹ́ta ní kúntù tùrọ́ọ̀bá ọlọ́run ah ọlọ́run dákùn sọwádìí ẹ̀pẹ̀ kò sí tán pè bẹ́ẹ̀ ẹ wà nínú náyẹ̀ náà ni èwo ló pé jù ah gbàtọ́lọ́n sọ nípa aljanna ọlọ́run sọ pé sí lè lo dáa ni wọ́n mọ̀ yóò kọfì náà àbí tàbá fọwọ́ tàbá náà sínú náà ìwọ́n ló pé jù ìkanú àwọn ènìyàn ìsìwájú wọ́n ní wọ́n sọ lọ́dọ̀ àfáà kan pé táà ma jùkú tí àwọn lágbàjá ẹ̀rù ma ń bà wọn èdí pé wọ́n ma ti ń sọ̀rọ̀ ọ̀nà jù wọ́n ní pé sí kó mọ gbọ́wọ̀rọ̀ lójoojúmọ́ kó wọ́n fi padà là àwọn ọ̀rọ̀ tó le láti gbọ́ kó ma gbọ́ kó padà wá là àbí kó ma gbọ́ ọ̀rọ̀ tó kàn máa rẹ́rin kó padà wá sófò ìwúlópẹ̀rẹ̀ jù méjì ẹjá bára wa sòdódó ọ̀rọ̀ ká bára wa sọ ìtàn pẹ̀lú òdodo òdodo ọ̀rọ̀ ní ma ń gba kí ẹ̀mọ́ wojú anybody ni wojú rẹ̀ yí sọ òdodo fún wọn irọ́ ni ma gba rẹ̀ ẹ̀ẹ́ believe tí wà clearly tí ó tó àwọn contradicting beliefs adẹ́ẹ̀jẹ́ kó yíwa pé beliefs yíò they are totally wrong wọ́n náà ronú sí ṣe o lè kúlé ní sọ́kẹ̀rẹ̀ balẹ̀ láti kúlé lórí àkídà yìí èyàn tí ó wà gbà ọ̀ tí ó gbà ọlá òun ni orí àgbàlá yìí wọ́n náà sì lọ ń sọ fún ààrẹ o wá ń sọ fẹ́ mi o ń sọ stórí ẹni tí orí àgbàlá fẹ́ mi láti padà wá gbèmìlà àà abúmọ̀ tó ń sọ ni èyàn tí orí àgbàlá o wá ń sọ fẹ́ mi pé àkódà ni kí wá ní àtọ̀ nínú èmi àti ẹ̀ ọlọ́run ò lè kú kò possible so an bi Allah subhanahu wa ta'ala kó sanuwa kó fòríjẹ ní kọkawa hadha wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh